míì tí ìmọ̀nà ọlọ́run bá ti ṣáájú lára rẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ kéwú bẹ́ẹ̀ náà ni ọmọ léèrè bẹ́ẹ̀ náà ni ọmọ tí ń kó oògùn lọ́dọ̀ bàbá olóògùn tí ó ti máa ju bàbá mi wọn ẹnà adẹ́yìnà òṣèbíra ìmọ̀nà ọlọ́run ló ṣáájú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ tí ń kọ́ òwò ṣíṣe lọ́dọ̀ àwọn olówó ẹ̀nà ṣé àkẹrọ ni ẹ̀nà kọ̀ọ̀fúnra bóyá wá jẹ́ dúpẹ́ bóyá jẹ́ ká ìmọ̀ òye pé kí wọ́n lòún mọ̀ fúnra wọn mò ń stọ́dì ni mi èé sùn lọ́fà mo lo nǹkan ni wáyà tí ọmọ wí nù bárkà ibẹ̀ mo fẹ́ dúró pé ọdọọdún méjì tẹ́ rí nǹkan ṣe ẹ̀hẹ́n nítorí gbé mi lọ bẹ̀ náà nì nípa ìwà mo fẹ́ dúpẹ́ ẹ̀fẹ́ dúpẹ́ ọlọ́run ẹ̀fẹ́ fẹ́ dúpẹ́ fọlọ́run ìmọ̀ ajá tó wọ́n wá ìmọ̀ káàbọ̀ ọ̀rá ẹ̀yìn wá ń dúpẹ́ ẹ̀sà ìmúre fọlọ́run wàmẹ́lẹ́ ìsánù wàmẹ́lẹ́ وما الأيام وما الدار إلا ليلة ونهارها وما الناس إلا مؤمن ثم كافر إذا نجي نمبى على المولى أجل مولي بكنا أجل نجي نمبى على أتوسا أنت مولي نيدوكرا دولهم أنت مولي نيقولا وسيكا فهم على دوكرا دولهم تسمين أمين يا ليه níbo ni ó ti bẹ̀rẹ̀ ní tí ó ti bẹ̀rẹ̀ láwí fún yín kí wọ́n á ní illatul gàrí àtọ́rọ̀ torí ẹ̀dá ọtúrí ẹ̀dá nítorí nǹkan méjì ìmọ̀ sí àkírẹ́ wọ́n ìmọ̀ àkàfọ́ra òun ni illatul gàrí à. gbogbo àwọn asalibul báàsìl falsafi tí wọ́n fi ń wádìí ọ̀rọ̀ lẹ́nu làákàyè gbogbo ẹ̀ ti pín sára bẹ̀rẹ̀ súra mọ́tíláwò súra ti kó tán nípa illatul fa'iliya ọlọ́run ló wa illatul madiya àtọ̀ ni ilatu suriya namba bá ti rí àwọn yàtọ̀ fún màálù kọ́lọ̀ ń gbé kéésì lẹ́yìn èèyàn kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá di kéésì lẹ́yìn láàrin wa á dà àmọ̀ yàtọ̀ pé lágbájá mà ti yọké nítorí màálù la mà ti yọké àwọn ẹ̀rí nǹkan bẹ̀ wọ́n ẹni tó yìí rẹ̀ bá tóbi díẹ̀ tí máa ń fẹ́ tóbi orí màálù ń jà ní mọ́ fúrásì nítorí kọ́lọ̀ dá tiwa ọmọdé ó sì déédéé àmọ́ ti màálù yọ kọ́bùkọ̀bù ni.

ẹ bá pe àwọn èèyàn jẹ pé wọn bá ń bẹ lọ́hùn wọn bá rò pé wọn tọrọ kankan ń bá wa náwó tí ń bá náwó náà kí lọ fẹ́ àní ẹ máa bá òun dúpẹ́ ẹ máa bá òun dúpẹ́ torí ọ̀ mọ nǹkan tó ń ṣe fọ́lọ́hùn tó fi ní kó mọ ríje rí mu àwọn èèyàn á bí ń jọ kan pé ah, ó rí ṣe ọ̀kọ́ lè ilé rẹ̀ ọ̀lọ́lá fi tó ń gbé náà òsì ríje dọ́gba kí ló ń dúpẹ́ sí láti yìí ó wà wọn ni pé ọpẹ́ òun gan-an òun náà nìjánu sì má sákìrà tó wù wọ́n ọ̀fẹ́ mú kàfúrà sákìrà ló ń fẹ́ mú adúgbò lọ́rọ̀ ntọ́lá nítorí ẹ̀dá wa méjì náà ni ẹni tí ó jẹ sákìrù kó lè làlìjẹ́ náà ẹni tí ó jẹ kàfúrù kó lè lọ náà ilẹ̀ tó àlùkà ìyà tọ́lọ̀ nítorí ẹ̀dá wa nù. báwo wá lọmọ yìí ó ti dàgbà láyé ẹ ká tún gba ọ̀nà ọ̀dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé èèyàn láyé péjú mẹ́ta èèyàn àkọ́kọ́ náà ni insanul kabali èèyàn kejì náà ni insanul madani èèyàn kẹta náà ni insanul alami èyí tó bá wá jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta kọ màmá láti sìn kọlọ̀mbá fẹ́ dáyẹ̀ láyé kátígórì wa mẹ́ta náà ni èèyàn ìdílé yóò ga títí tí kò ní ju ìdílé náà lọ àwọn ìdílé rẹ̀ mọ̀ fi ṣe fáàrí pé àwọn náà bímọ kan àwọn náà nù tí wọ́n bá fẹ́ pìrìsẹ́ǹtì yẹn wọ́n sì gbé kalẹ̀ yìí pé àwa náà dá eléyìí eléyìí náà yanjú láàrin wa. ẹlòmíì kò tiẹ̀ ní kúkú ṣe pìrìsẹ́ǹtì láàrin èèyàn ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ òun kọ́ á gbìyànjú títí bàbá rẹ̀ lè jiyàn ńlá ìyá lè jiyàn ńlá àmọ́ ọlọ́run á ní mo ti ṣe tiẹ̀ nù àkú rẹ̀ tẹ̀yìn àmọ́ òun náà wúlò sáàyè tiẹ̀ kò sẹ́ni tí ò wúlò láyé bàbá nìkan kan wúlò má kàlá ọlọ́wọ́ ọ̀rá yìí kọ́ wá dà nǹkan kò fi ráàlì kọ́ mọ̀ wúlò àwọn aláàmì máa ń fa ní ìlànà òkú ìwúlò kódà kó tiẹ̀ fún wa lérí ìjòkó ti bá pọ̀ sí náà nìyí náà wúlò nù. Hmm. ẹ̀rí bẹ́ẹ̀ ẹlòmíì ìdílé rẹ̀ ni òun náà máa jẹ́ góòlù láàrin wọn kò ní lè ṣe é yọ láàrin ìlú ẹlòmíì ó wúlò fún mi gbogbo ìlú náà panupọ̀ pé alẹ́ èèyàn kan tábà ní ẹmú ìyàwó àwọn anilágbájá ọmọ ẹnìkan ní gbogbo ìlú àwọn afáramọ́ làwọn ní ní owúlò dé ìsọ́n èyàn tó wúlò fágbá ńlá ayé tọ́lá tó ti kọjá rẹ̀ ipa àwọn ọ̀ràn rẹ̀ ká mọ́ wọn ò tiẹ̀ lè rí dájú tó ráǹfààní ara ẹ̀ ti pọ̀ ju tìran rẹ̀ lọ tipátipá níyàwó èyí lọmọ obìnrin ìsánù làálàmì èèyàn àgbáyé ni wọ́n retí ẹ̀ lamẹ́ríkà wọ́n retí ẹ̀ ní London wọ́n retí ẹ̀ ní Russia wọ́n retí ẹ̀ bẹ́ẹ̀ ni òun náà ti wà tẹ́lẹ̀ lámúyá kò sẹ́yìn à ń fẹsùkú rẹ̀ ọwọ́ àtẹnudí kó wá ń dàpọ̀ bí pépà ó ti máa gbé ní rédíò máa gbé ní tẹlifíṣàn máa gbé ní pé wọ́n retí ẹbí báyìí wọ́n retí ẹbí báyìí ó ti di ìsánù àlẹ́mì. èyí tó àwọn ajẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta kí la fẹ́ fi mẹ́tẹ̀ẹ̀ta ṣe ibi táwọn adarí sínú. àti pé ọ̀nà wo lágbà di mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn kan wá múra káyọ̀ wá ipe al-insanu ibùnú dí ní hi àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀ alìsánù ibùnú lẹ́sàbíyí àwọn kan ní akọ̀jẹ́ bẹ́ẹ̀ alìsánù ibùnú bí àti hí ọmọnìyàn kó tó lè di èèyàn àti káwọn ẹbí rẹ̀ ọ̀dà àwọn kan múlá káyé yìí wọn. bẹ́ẹ̀ bá dáa ní máa bí ọmọ dáadáa ní ọmọ pòdúùsì ọmọ dáadáa lórí jẹ́ pé ìdá tí ìkìlọ̀ ọmọ èèyàn bá da àwọn tí ọmọ jáde lára rẹ̀ ẹ̀ máa da náà ni bó bá sì wá burú ẹtúntọ́ rẹ̀ ẹ̀ máa burú ìtàwọn bí wa nù mo ní apá abáyé nìkan tó da káwòye sí bàbá rẹ̀ káwòye sí ìyá rẹ̀ ǹjẹ́ gbogbo ẹ̀rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ gbogbo ẹ̀rí bẹ́ẹ̀ bàbá ní ẹni ẹni ìyá ní ẹni ẹni wọn wà bímọ kòkòrò bíìsù kalẹ̀ ọmọ jẹ́ńjẹ́ bíìsù àwọn àwọn ọlọ́mọ tọ́jà sí pé kò sí èpèlé yẹn kò sí èpèlé yẹn kò àwọn bàbá ló sì dá nìyá dá yìí látàrí àwọn tó sọ pé àlè ìsánù ìbùnà nàṣàbì látàrí wọn fíìlì níbẹ̀ yẹn kò jẹ́ kí wọ́n á lè fún wọn ní máàkì pé ẹgbà gbogbo ẹ̀ tán tọ́láyé ló jẹ́ pé ẹbí rẹ̀ ní lógún ilé rẹ̀ láì fi yẹ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́ńkọ̀ o náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ní táwọn àlè ìsánù ìbùnà bí àti ọmọ ènìyàn kó tó dé yẹn láyé environment àdúgbò rẹ̀ ní ọ̀sọ́ dé yẹn àwọn ti ń bá ń bá rìn àwọn tí ń bá ń bá gbé àwọn tí ń bá ń rìn tọ̀ àwọn ń bá jọ ń àwọn tí wọ́n jọ ń ń bẹ bẹ́ẹ̀ ń jẹ bẹ́ẹ̀ ń rí bẹ́ẹ̀ ń sẹ bẹ́ẹ̀ àmọ́ kò kárí. bí a bá ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bí a bá ń bẹ́ẹ̀ ni ibi bẹ́ẹ̀ ni ibi wọ́n bí n bá ń bẹ́lẹ̀ èèyàn máa fẹ́ wọ́ bí n bá ń bá alágídí nìyẹn máa lágídí torí òun náà máa pàtì díẹ̀díẹ̀díẹ̀ níbi tí làákàyè àwọn yẹn ti wọlé rẹ̀ ìpè ní environment àdúgbò àdúgbò tó wáyé pé igbó ni wọ́n mú ládùúgbò gbogbo ọmọ kéékèèké bẹ̀rẹ̀ ni wọ́n máa tọ̀ wò díẹ̀díẹ̀ àdúgbò tó bá yá pé sì náà ni iná kúndùn ládùúgbò ní bẹ́ẹ̀ pé ibẹ̀ ni àwọn omítìdé pọ̀ sí tipátipá yẹn ti rọ́mọ àwọn ọmọ àdúgbò náà tọ́ fẹ́ sìn torí pé kíní òun ní jọ wọn lójú àti ìyá ọlọ́mọ rẹ̀ bí mọ̀nà lèèyàn fi wọ àdúgbò rẹ̀ gbé ọ̀njẹ́ ara ẹni rẹ̀ bá gbélé lára àgbẹ̀ fi mú àńlá ka ìfẹ́ tá a bá fẹ́ kọ́ ọmọ ó dé yẹn ńlá mú kúrò níbi àyè ìdọ̀tí mú un lọ bí àyè ńlá pẹ́ẹ́pẹ́ ntí ọmọ gbọ́ gíga ni ntí ọmọ rí gíga ni etí ọmọ kà gíga ni ntí ọmọ ṣe níṣẹ́ gíga ni títí tó náà fi wá dẹni gíga látara pé al-insan ibnu bi'atihi. àwọn ala rẹ̀ ní ọ̀sọ̀ díyàn àwọn kan múlẹ̀ àká yìí wọn wa. tọ́lá tí wọ́n máa rẹ fi rìn pẹ̀lú ọmọ tètè já wọn pẹ̀lú ara wọn. ọmọ yóò bàtọ́ màmí jẹ́ bàbá àná mọ́. mo bá wọn máa kan tí ń bẹ́ ní ó ní pé ẹ máa sọ̀rẹ́ dáadáa kí wọ́n lọ mo sì rí pé o múra sí ìwé dákun ọmọ ẹjọ́ máa sọ̀rẹ́. nítorí pé lápá sí àwọn tó wá páàsì táwọn fara mọ́ náà nígbà rẹ̀ ń sáré dí nìyí ẹ̀sìn ní sọni dèèyàn láyé bọ́lá tó ló bíyàn bàbá tó ìyá tó lówó bá ọba kárí ara rẹ̀ kó tó yóò tó fi gbẹ̀yìn gbogbo àwọn ọmọ tẹ̀sìn bá bí wọn lẹ́sìn gbogbo ọmọ tá bá gbé lẹ́sìn yóò lẹ́sìn yóò níwà ẹ yóò ní ilé yóò lọ́wọ́ ẹ yóò ní ṣe fi gbogbo wa tán. kámẹ́ni tó máa wá fẹ́ẹ́fẹ́ láya kásì mẹ́ni tó máa wá fẹ́ẹ́fẹ́ lọ́kọ kámẹ́ni tó máa wá fẹ́ẹ́ gbọ́dọ̀ rẹ̀ kásìtọ́dì rẹ̀ dára pété bí dé yìí lọ́mọ mi ọmọ rìn bí dé hùwà yìí lọ́mọ mi ọmọ hùwà bí dé ṣe lọ́mọ mi ọmọ sí nítorí pé yọ̀ làpàṣìlà àwọn ẹlẹ́sìn lórí jẹ́pọ̀ àwọn oníṣúbí tábàwọ̀ àwọn onítẹ́rìbíà lágbàáyé tí wọ́n ń fún ọmọ ní training lágbàáyé tí wọ́n sì ṣèwé fún bíi delton bíi dekar bíi dewey bíi dandekroso ilé àwọn àrùsọ tí wọ́n mú ẹ̀kọ́ wá láyé àwọn àkàmọ́ wà nù làákàyè tiwọn pé ẹ mọ̀ nà mọ́ lẹ́gbàmọ́ pẹ̀mbá nà lẹ́gbẹ̀ẹ́ fẹ́ pàlàkà yìí rẹ̀ níní ẹ̀fọ́ mọ́lẹ̀ ọmọ ìsìn tó bá fẹ́ àìsàn ọ̀rọ̀ ọmọnìyàn káfí ilẹ̀ ni kó ṣe ń tọ́fẹ́ láti inú ìyẹ́ ẹ̀ ló ti jẹ́ húrù wá ọlọ́run kan òdòdó mẹ́lẹ̀ nínú ìyẹ́ ẹ̀ ó jẹ́ ọmọ yìí kiri kó lẹ́yìn yóò fẹ́ afẹ́ rẹ tọ́ ọmọ tí ọ̀wá adáyé tán tẹ́ wàá rí pé mọ́jòkó mẹ́ mọ́dìde bí yan ọlọmọ lọ yìí ni? ọsọ mọ́tọ̀ yìí ẹ̀ kàn lákàyè rẹ̀ nù ìyẹn wá látọ̀dọ̀ delphine obìnrin ni kí ẹ mọ̀ nàmọ́lẹ́gbàmọ́ ọ padà fẹ́ẹ́lì ẹwà kó ọbásanjọ́ tí wọ́n ní wọ́n mọ̀ nàmọ́lẹ́gbà nílé ìwé mọ́ ẹ̀wọ̀n ti padà wá dà ẹ̀rọ bó ti rí àwọn onítẹ́rìbíà ìsìláàmù tí wọ́n fẹ́ tọ́mọ wọ́n gbé bọ̀nà kùránì wọ́n gbé bọ̀nà àdíìsì wọ́n gbé bọ̀nà ìsúnmọ́lọ́ ká fi àdúrà tọ́mọ ká fi ẹ̀sìn tọ́mọ kí wọ́n fi alukurani tọ́mọ ìjì ọmọ ìlàpapọ̀mọ rẹ rí bẹ́ẹ̀ báwọn gbogbo ọmọ tí alukurani bá tọ́ tí ìsìláàmù bá tọ́ yóò yẹ júmílà káì yóò lójú tì yọ farabalẹ̀ òbí ọgbàdùn ẹ̀jọ̀mọ̀ mi lọ lórí jẹ́ ipò padà wá yọrí pé àìsàn ìbùnú di nìyí ẹ̀sìn yìí ń lọ́ta láàárọ̀ ọmọ ẹ̀sìn ní gbèní débi abáfẹ́ dé ìta ìlọ́gùn púpọ̀ kí ẹni padà wá tòsí látara bẹ́ẹ̀ lórí jẹ́ pé èèyàn tí ọmọ wa bẹ láyé léèyàn yé èèyàn yàtọ̀ sí èèyàn kí àwọn èèyàn gidi èèyàn yé èèyàn yọ máa lọ sọ́nà méje ẹ níbi ọba bá bá rẹ ń bẹ yàtọ̀ fún mẹ́ta àtàkọ́kọ́ ipò wọn la tí ọmọ àtẹ̀dẹ́dẹ́ ọ̀rọ̀ ọlọ́run ipe àwọn ẹ̀sìn òun náà á náà tẹ̀ra bíkà láàánú kọ́sàmù náà lẹ́yìn ọ̀hún máa ń láti àwọn ọ̀rẹ́ àyájẹ́ dọ́lẹ̀ ara. wọ́n bá ìlú bá bọ̀ wọ́n bá bọ̀ bá dé yóò tó بعد سخريا ورحمة ربك خير قوتك فرما أنا لما إنسان قبلي tẹ́tẹ́ ìran rẹ̀ ló fi yanjú kò ju ti fámìlì rẹ̀ ni ò tiẹ̀ ṣe é pèlè èèyàn rárá kọjú èèyàn kọjú ẹranko wọn náà dúpẹ́ tiẹ̀ mọ́ bínú ẹni tí ń bá ń lówó ẹjú olówó ẹni tí ń bá ń kọ́lé ẹjọ́ kọ́lé ẹni tí ń bá ń kéwù ẹjọ́ kéwù ẹni tí ń bá ń lọ́lá ẹjọ́ lọ́lá kíkàlùkù wa ká para rẹ̀ fọ́ra wa ká gba kádàrá rẹ̀ fọ́ra wa ká lè gbádùn ọba dọ̀la ká lè gbádùn ọba dọ̀la. ẹ̀yin ń ṣe ọ̀rọ̀ ẹni tí ń ma kéwù ntọ́lọ̀ fẹ́ yàn nù má fi ran ẹni tí ń mọ̀wé ntọ́lọ̀ fẹ́ yàn nù tọ́ba tóbi tán tí tóbi rè ó ti dájẹ kò lè dájẹ kò tó bẹ́ẹ̀ àfi tí ọba tóbi ló kù torí bẹ́ẹ̀ sílọ̀ ń bínú fẹ́ nìkan tóbi tọ́ba tóbi tán kò lè dájẹ kò lè dájẹ àti bí èèyàn nílá yín nìkan ní ọ̀pọ̀ boore tọ́lọ̀ fóònù ó lè wọ́n èso nǹkan ni bàbá wa ṣẹ́ka Adam wọ́n ní bàbá wa máa ń ṣàdúrà kan fáwọn ń gbà táwọn ń bẹ àmọ́ àdúrà náà yí ìpè làwọn máa ń ṣe wọn á ní ọlọ́wọ́ ọ̀dà ọlọ́lá ọlánà ọ̀pọ̀ olè ọmọ gbẹ́ndẹ̀ ò ní mọ̀ ìgárá ọmọ gbẹ́ndẹ̀ ò ní mọ̀ jàgùdà ọmọ gbẹ́ndẹ̀ ò ní mọ̀. àwọn máa fẹ́ bàbá yìí ti burú ju wájú àkájú àwọn olè lẹ́yìn ó rẹ ọ̀pọ̀ olè ó gbẹ́ndẹ̀ ò ní mọ̀ jàgùdà ó gbẹ́ndẹ̀ ò ní mọ̀ ìgárá ó gbẹ́ndẹ̀ ò ní ní bàbá náà máa ń fáwọn wọ́n ní bọ̀ wáyá ni wọ́n yí àwọn táwọn alájòkó níwáàsí táwọn táwọn náà olówó táwọn ìjẹun táwọn bá ń ṣe wáàsí lọ́jú gbogbo yẹn ń gbádùn ẹ̀ àwọn kan bá dìde ní ọba sí fìlà rírílẹ̀ rírílẹ̀ rírílẹ̀ ẹ̀dáfẹ́lọ́ ẹ̀dáfẹ́lọ́ wọn máa wá gbọ́ èyí wọn ti gbà yóò sọ̀palẹ̀ mọ́ ẹ̀kọ́ rí ni. wọn máa wá sọ báwa yìí pẹ̀tọ̀ àbá gbogbo àwọn ọmọ yìí ti ń gbowó làwọn ọ̀rẹ́ nìkan gbé ọgbọ́n wò. wọn máa wá pẹ́ làwọn aránsẹ́ àdúrà tí bàbá ti pé àti bí ìkẹ́ bá pọ̀ tán kò ṣeé fi gbábò mọ́. ọlọ́mọdé àti ìkẹ́ ọ̀pọ̀ fẹ́ẹ́ oore ọlọ́run jẹ́ ọ̀pọ̀kọ́ tayọ ti fámìlì oore náà ọ̀pọ̀kọ́ tayọ ti ìlú wa oore náà ọ̀pọ̀kọ́ ta kọ́ wá kárí àgbáyé ọlọ́run mẹ́tẹ̀ wá àyàlá jẹ gbàgbé àná mẹ́tẹ̀ wá àyàlá jẹ gbàgbé òní mẹ́tẹ̀ wá àyàlá jẹ gbàgbé ọ̀la jẹ́ àrí ìdó fún bàbá wa ọlọ́run àwúlò fún màmá wa ọlọ́run àwúlò fún ẹbí wa ẹbí àwúlò fún ìlú wa ìlú àwúlò fún olúwa wa. ọdọmọgbọ ọdún òwúlò ọdọmọgbọ ọdún òwúlò kó o ti sí bàbá rẹ lọ ọ pé àhìn ah, sí rẹ jẹ ó tún pé náà nígbà nǹkan ti rí ẹ fún olówó jẹ ọdún ọmọ ọdún ó tún lọ tàka sí yá rẹ ń tàka sí bàbá rẹ ọlọ́njẹ ah, ká wúlò fún òbí ya ọlọ́njẹ abrasidi láti wòye ní ṣe ń wúlò ìwọ ọmọ tó ń lẹkùn wọn ní onílé sọrí ọkàn ni o Ọlọ́run ní pa ọmọ náà dàtà ìdá ni mo sọ pọtọ níbi tí ń lọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ níbi awáyà sí ẹ̀yin ọmọ kéékèèké àti wòyí ni ẹ ti máa wúlò ẹ má gbé yàyín lówó mọ́ ẹ má gbé bàbá yín lówó mọ́ ẹ ti ń pàtìsì olè láti kéékèèké tẹ pàfẹ́tì ẹ̀ tán tẹ ẹni pé ilé bàbá yín gan ẹ̀ gbé ta ìwé tí wọ́n ní ẹ̀ lọ́kẹ́ kakọ́ wa ó dùn wá nú òun náà wá tara wúlò tó wúlò fún wa ọ wá wúlò náà wọ́n ń dáwó fún lówó nígbà mójútó kéwu rẹ̀ kéwu ló rẹ̀ sí jẹ́ yìí láti wò yìí. máa bá bẹ̀bẹ̀ tó o bá wúlò wàdà tó ń bọ̀ wúlò àwọn àmọ̀ ìyàn tó ń dùn á. ولم تستفد منهن علما ولا فضلا ولم تستفد منهن علما ولا فضلا وإن تهدى ولم تلتفت يوما ولم تلتفت منهن إلما ولم تلتفت منهن ولا درلا إذا لم يكن مرسلين مترجما عن الفضل للإنسان سميته طفلا عن الفضل للإنسان سميته طفلا كما يقولون káwá padà síbi tá ń bọ̀ látara pé afẹ́ jíyàn láyé ẹni bá wá di ìsánù látara pé ọjọ́ ìsánù kàbálí ọmọdútó sẹ ọkọsẹ ọmọdútó kéwu kéwu ọmọdútó wè ọkàwé ọwọ́ adẹni tí ń wúlò ọwọ́ adẹni tí ń wúlò àwọn tí ń wúlò táyì sí àwọn òwò lèèyàn tí ń wúlò wọ́n jẹ́ méje táàpé yẹn ni wọn àmọ́ gbogbo àwọn méjèèjì náà ní jìyà náà làwọn àjọmọ ọ̀sẹ̀ tó fún láyé fi ń dàrú làwọn ń bèèrè ẹ̀tọ́ ara wọn tó jẹ́ pé ń bá wọn òfin wọn lẹ́tọ̀ọ́ wọn wọ́n á fẹ́ bèèrè ẹ̀tọ́ ara wọn àwa gba ẹ̀tọ́ wọn àwa lé sí nígbà tí wọ́n fún wọn èèyàn méje ní èèyàn ní ìlú báwọn méjèèjì wọn ọba sí ìlú àní farwatul insaniya àwọn tàràwáàtù téèyàn ní táàbí pé kọ́ńtìrì yìí ní nǹkan mẹ́ta ni asarwatul ilmiya wasarwatul madaniya wasarwatul insaniya mẹ́ta ni ẹ wá máa fi gbogbo ìlú àgbáyé ẹ máa ríbi tí ìlú kọ̀ kọ́ńtìrì kọ̀ọ̀kan fèèlì sí gbogbo ẹni nàìjíríà ní pátágbá ọlọ́run wa kọ́ wa màálù àdánwò tọ́lọ́ fi kàn wá nù. gbogbo ẹ̀ la ní a ní ó lé ó pé ó lé ọlọ́run á fàdánwò ká mọ́mọ́ ọ lóye wá tó àwọn tí ń bẹ́ẹ̀ ń dọ̀bọ́ lọ́nba jẹ́ wọ́n rí ṣe àwọn náà ń gbìyànjú ó jẹ́ tó lẹ́kọ̀ọ́ yìí ẹnu tó débẹ̀ yìí ó dàbí pé gbogbo kó wá náà mọ̀ pé ó díẹ̀ bẹ́ẹ̀ kọ́ wọ́n lè wúlò délẹ̀ àtọ̀gá wa wá torí àbáta wọ́tá wà lílé bẹnu kùránì kọ́lọ̀ ń ti ní àbáta àrídílẹ̀ òṣìṣẹ́ bẹ́ẹ̀ ṣe tàwọn ilé tọ́lọ́ tọ́tọ́lọ́ òní tàwọn ńlá àlẹ́ yìí òṣìṣẹ́ nù wọ́n àti tiẹ̀ náà nù. àmọ́ká kọ́ gbé látara àwọn méjì ọ̀hún náà kọ́ ọmọdé ọba wà ń bẹ̀ ọba sínú méjèèjì lọ́wọ́ àti tó fira rẹ̀ bọ̀. èèyàn méje lèèyàn pàtàkì ti ń bẹ láwùjọ tó yẹ pé àlè wọn kiri bẹ́ẹ̀ bá àtàrọ̀wọ́tò ìmọ̀ àtàrọ̀wọ́tò alẹ́ ẹ̀lẹ́yà ìlú gbọ́dọ̀ ní àwọn adarí adarí àwọn gègé tọ́kítà bá jí wọn lójú ohun ìka wọn gẹ́ ti di kálámù. abẹ́kẹ́ bá a ṣe constitution tí ó jẹ́ lu ìyọ̀dá ebi constitution tá a lò lọ́wọ́ yìí débi ọkùnrin kan àbí economic wa ọkùnrin kan lọ́nà òǹdó ń bẹ mọ̀ mọ́ kọ rẹ̀ òní wọn ló dúró rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni. dókítà àlùkò agbárí tiẹ̀ ni gbogbo wa ń lò yóò sì níbi ẹ̀kọ́nọ́mìkì wa òun lọ kọ́ lẹ̀ ló ń tó fi ń sàn díẹ̀ díẹ̀ agbárí tiẹ̀ bọ́n wọn ọba jẹ́ ìsánù àlàmì kò ní wúlò ìyá kan ló bí bàbá kan ló bí ẹ wo bí Awólọ́wọ̀ wúlò dé ẹ wá wo bí Àtíkù ewúlò dé fọ́nrán Ìgbò tí ń jà fúnra rẹ̀ ẹ wá wo bí Tafawa Balewa wúlò dé ẹ wo bí amadu bá lé owó lòdì ìyá kan lójú ọba ti bí wọn náà wọn bí wọn ìwọ ti wá fara mọ́ pé kọ ọmọ tẹlẹ pé kọ ọmọ tẹlẹ nù pé kí wọn kàn ń tẹlẹ àwọn ẹlẹ jẹ ọkàn ọmọ náà wúlò fẹbi rẹ wúlò fúnnu rẹ wúlò fàgbáyé náà àwọn méjì ọ̀hún wọn fàyè ọkùnrin yẹjọ ń lọ wọn retí wọn bò mí lẹbọ. ìyàfi dúró ìjà ló ń la àjìdá lọ. ọkùnrin rẹ ti máa dá yẹn lọ́rùn ní báyìí kan lọ́wọ́ fi gbà. وبالدنيا رجال لا جدال فذروا كلهم ولهم جبال tẹ́lá máa mọ ní bẹ́ẹ̀tù kọ̀ọ̀kan mọ́mọ́mọ́mọ́mọ́ni bá mú kan Abdullahi ọmú kan Nurudini ọmú kan ìwọ máa bá wọn ràn wọn lọ́wọ́ ń bàbá yẹn máa kàn náà bàbá láàyè. wọ́n ní ìdúró àríjẹ́ ṣìdá lọ. àwọn èèyàn kan bẹ láyé kò sí èèyàn jíjà ń bẹ ni bá èyí sí ni bá ẹ wọn ò pé mo nǹkan kí fi hmm. àkọ́kọ́ náà ni kéèyàn ní àwọn àwọn ń kan ní àwọn àwọn àwọn ń bí ìlú kan ọba ní àwọn onímọ̀ tó jiná wọn lè dádúró wọn lè jẹ́ kọ́ńtì wọn máa lọ rẹ́ǹtì yẹn ni nígbà ẹ wá bá wa kọ́ ẹ wá bá wa tó wọn lè ní yunifásitì àwọn tó jiná ni wọ́n wà ní nàìjíríà láfi dá yunifásitì yunifásitì ńlọ ńlọ kánrin nígbà tá a láwọn tí ó ṣe ìlú mi ò tí ní yunifásitì ń sẹ̀ wọ́n á kiri nígbà tí ọ̀lẹ́ni tí ó ṣe fárúwátò lè lè méyà mi fárúwátò lè màdàníyà náà ní nǹkan ọrọ̀ ọlẹ̀ ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà ní àbí òní àní olé àní àní ìta àlè màálù títí di nǹkan bí àtọ́tọ̀ ọdún dì sọ̀rọ̀ fún àní àmàálù àǹbẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ni kọ̀díyà sáà ni ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni ọkà wọn náà àní ọ́ìlì àní góòdì àní obì àní kòkó àní sìmẹ́ǹtì àní rin nǹkan tá a kà yìí ìlú mi ò ní kankan àwa ní ilẹ̀ ọlọ́ra al-ardul khataba ilẹ̀ tọ́lọ́ra tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ bá gbìn tẹ́ bá mú àgbàdo tẹ́ bá júlẹ̀ síta yìí ìta yìí tẹ́nìkan ọba tọ́sí ẹ̀ tójú ọba ẹ̀rọ lẹ́ẹ̀mejì yóò sì hù fún rẹ̀ kò rí bẹ́ẹ̀ ní káyọ̀ tìrí àbí káyọ̀ kẹ́yìn ti dé wọ́n lọ ẹ́ wọ́n lọ fún ilẹ̀ lómi mu ni tipátipá ẹ́. irrigation wọ́n á máa ilẹ̀ tí wọ́n fẹ́ fi wù nǹkan ni wọ́n á máa fa omi láti nù gàgà wọ́n máa fọn síbẹ̀. ẹ wo bí ìmọ̀ ti pọ̀ bẹ̀ tó wọn wá ní sọ́rọ́wọ́n màdàníyà a ní nàìjíríà àwa ní sọ́rọ́wọ́ ìnsàníyà ẹlẹ́kẹta nù kéèyàn léèyàn tí àwọn ìdílé mi ìdílé kan ṣoṣo ilé kan ṣoṣo ọlá kọ̀wé ọlá àfa yóò lò lówó yóò ní àjẹ yóò lò só yóò lò lóògùn yóò ní wọ́n gbogbo ẹ̀ ní òkè sínú ilé ọ̀hún níjọ́ tó hànà bá dé ẹ̀hànà rẹ̀ jáde sí wọn níjọ́ tó níwèé bá dé oníwèé rẹ̀ jáde sí wọn níjọ́ tó níwèé bá dé ọmọ jáde sí wọn níjọ́ oní ìmánì bá dé oní ìmánì rẹ̀ jáde sí wọn ilé mi ní gbogbo ẹ̀ tó pé ilé mi wọn bẹ̀ kó ní kẹ́kẹ́ wọ́n ti ra wọn léṣe débẹ̀ ni wọn ò sì fẹ́ ní gbogbo kìnní wọ̀nyí bẹ́ẹ̀ wá ní àgbáyé kọ̀ọ̀kan ní àtàrọ̀wọ̀tò ìnsàníyà ká ní tí afẹ́fẹ́ òdì sí pé èèyàn rí Nàìjíríà ní Ani ní títí dá a ní Ani ìrẹ́gbẹ̀ a ní débi ìranù tó wá ìranù náà wá gbowó náà bọ́ọ̀lù gbígbá a ṣeré débi tí a máa ń ṣe ju gbogbo àgbáyé lọ àwa dúdú ẹ̀sùn tó kù tá a ní bọ́lá ayé pé irọ́ ni a máa pa ju gbogbo àgbáyé lọ bẹ́ẹ̀ ni ọ̀gọ́ tábà wọ́n bá bí bí ọmọ nàìjíríà bá fẹ́ wò ní tó bá dé airport lágbàáyé lónìí tábà nàìjíríà ẹ tún tàwò dáadáa wọn wà tún sẹ́yìn fún ìpẹ́ mọ́jọ bára kan yín. bàbá àkọ́kọ́ èèyàn gidi ayé tó ju gbogbo àwọn yòókù lọ náà tíjà olùkọ́ lágbà gbogbo èèyàn tí ń bẹ láyé àbá àbí tíjà léèrè àbí ẹni tí ń kọ́ wọn tọ́jẹ́ tí ń kọ́ òun náà ní ń kọ́ da tí ó dà òun ní ń kọ́ àgbẹ̀ òun ní ń òun ní ń kọ́ òun ní ń kọ́ alábẹ́ òun ní ń kọ́ àbá àákù wọn tó yẹ ká fún wọn táà fún wọn lọ́lọ́run fẹ́ lálà sí gbogbo ẹni tó tara wọn dìde tí ń gbádùn ilé láti títà sí ibẹ̀ náà lọ́wọ́ wọ́n ti jáde yunifásitì òun ti wọn primary tó ti ń kọ́ yín ọwọ́ àmọ́ ogun mẹ́sídìí lọ́wọ́ àti títà wa nílò ọkọ̀ wa primary nígbà tí ń ti ń kọ́ yín náà ní ti ń fẹsẹ̀ rẹ̀ yìí kì. wàá wà lóhùn. wàá ní mọ̀ á kàbí rán lọ́pọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí tiẹ̀ tẹ́ẹ̀sì mọ́ tẹ́ẹ̀sì mọ́ yóò máa kì í yóò tún pè é yóò tún tọkọ náà ní ṣe ń di ojúmọ́ ayé ti kú lọ lélẹ́rí. kẹ́bírù lè ní nìkan àdìmọ́ ẹ̀kọ́ máa lọ. kẹ́bírù lè ní nìmọ̀ rẹ̀ pọ̀. kọ́ọ̀dìmọ̀ ẹ̀kọ́ máa lọ. ìmánu wọn sálẹ̀ bàbá ní ká àǹfààní ọ̀gá bí ẹba awòye tí gbèsè ayé àwọn tíṣà kí wọ́n lè kọ́ àwọn adáadáa tí ọ̀la nàìjíríà ló bá bàjẹ́ gbogbo ẹ̀yin gọ́vùnà lúkọ̀ọ̀kan òye tí gbèsè ayé àwọn tíṣà ilé wọn ò dé rí oúnjẹ wọn ò dé rí ayé wọn ìrọ̀rùn sẹ̀mí wọn tó ẹ gbogbo àlàtúnṣe àlò náà ẹ̀yà ọmọ ìdè àrìnà ẹ̀ wọ́n bọ̀ wá béèrè gbogbo àdùntẹ́ ń gbàdùn aládùn ẹ̀sùn ọjọ́ lọ. ìdákẹ́ ìyẹ́mùsọ̀sọ́bì ẹ̀jẹ̀ nínú. ọ̀bí ibo nancy ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó ga jù láyé tí bá ti ń tòun kọ́ ọmọ orí ọmọ bọ́sì ọwọ́ ẹgbẹ́ títà ní ẹ̀bẹ́rẹ́kà rẹ̀ kọ́lá fún ọba mọyì rẹ̀ wà láyé kò kíni lọ wà láyé gbogbo ayé lọ́pàá nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé ni wọ́n kọ́ ọ bẹ́ẹ̀ títà ní nọ́mbà one kọ́lá bí wọ́n fún lẹ́tọ̀ọ́ ẹ̀ òun ni nọ́mbà wá. ẹlẹ́ẹ̀kejì ni dókítọ̀ àwọn tí ń tọ́jú àlàáfíà tí wọn ò jẹ́ akú tí wọ́n ń gbà wálẹ̀ tọ́lọ́ fún wọn ṣe sábà bíi ká mọ̀kú. ìbá àwa jẹ́ dókítọ̀ olóògùn tí ń ṣe àgbo dókítọ̀ nìwọ̀n náà àti tí ń ṣàgùn dókítọ̀ nìwọ̀n náà àti tí ń ṣe gbókúdè dókítọ̀ nìwọ̀n náà. ẹ gbogbo àwọn dókítọ̀ dókítọ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ìrọ̀lẹ́ àti ìdúnyẹ́ àwọn ẹni tó lóore jù ní èèyàn láyé nítorí pé yóò gba ẹ̀mí ẹlẹ́mìí lẹ́kọ̀ọ́ lọ nílọ sùn yóò ní sí òru bí ẹni tí ń bọ́ síbi ní ọmọ bọ́ síbi bó tún fẹ́ sùn báyìí ó tún tẹlifóònù ó tẹlifóònù ẹ̀ pé máa bọ́ ó ti tún gbé emergency kan dé o yóò sì máa sáré mọ̀lẹ́ kan náà ni ilé wọn gbà ilé lẹ́ fún wọn. bí àlọ́ ọ̀nà ẹ̀yà ọba ìrè àrè ìnáyẹ gbogbo àtọ̀tẹ̀ ń bọ̀ ní ọlọ́mbọ̀ wá bẹ́ẹ̀ bá ẹ bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fún àwọn tí ń lọ lẹ́tọ̀ lẹ́tọ̀ àwọn ń lọ níyanjú. wàlẹ́ ọ̀fẹ́ àdéhùn abájá ìṣòro dókítà tawí èèyàn lè gbàgbé àǹfààní ẹ̀ láéláéláé. bàlẹ́ òwúrọ̀ àfẹ́lẹ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀lẹ́kẹ̀mẹ́ bìláhù ẹ̀ ń bìláhù wà ẹ̀ ń lọ́wọ́láhù tí ì bá sọ láti ẹ̀ ní. lásìkò àlẹ́ àbúrò. wọ́n kìbá ti sálà sí à àbá ti gbádùn ọjọ́ ti lọ èso. ọ̀sáyìnbó ẹ̀rìnbó alálìbàkọ́ yìí. èèyàn gidi kẹta tó ń bẹ láyé ńlá jẹ. wàrí bí kò sáré di. òun làgbẹ̀ harisu hum alálìbàkọ́ yìí òun ní ń fẹ́ ká kù ká mọ̀ kù àwọn àgbẹ̀ ní ń fẹ́ ká mọ̀ kù ká mọ̀ kù torí pé jíjẹ làkọ́kọ́ kó tó kàn mú ìgúnnu lọ́kàn kó tó kàn gúdì kó tó kàn gúnra ìgún ìgúnnu ló ń jẹ ìgúndì ni obìnrin tó bá lè pa àbọ́kọ ìgún alakọ tó wọ̀ gbogbo yòókù àfikún ni tí ọba tó ń jẹ ní kíní èrè òdìdè àwọn àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ àwọn nílé ń bẹ́ńkù kẹta wárí bí kò yọ àwọn àgbẹ̀ tá a wá wí ìlàyẹyẹ wọn jù láyé lọ́dọ̀ mọ́tòmílágbẹ̀ ìjẹ́ alágbàdo àfọ̀kúrẹ́ lọ́wọ́ kàjẹ́kọ̀ọ́ jágbẹ̀ ìjọ́ fàmí ẹ̀ bẹ́ẹ̀ làgbẹ̀ àwọn ní àwọn olólówó ti mọ́tàrì àwọn àgbẹ̀ yìí ní Cairo ẹ̀yin ìjọba ẹ bá wo ṣe sí àwọn àgbẹ̀ ẹ lágbára ẹ lówó ẹ ní iṣẹ́ ẹ pàṣẹ fún ẹ mójútó gbogbo ilẹ̀ ń bẹ lọ́kàn ní ṣé èsì nǹkan tí wọ́n ń ṣe ń bẹ gbogbo àgbẹ̀ tí wọ́n ń bẹ lóko ńgbà tí ìyàjẹ́ wọn tó mọ̀ wọ́n dárú wọn bá sáwọn gbòòrò lórí ìfẹ́ pọ̀ ń gbòòrò. ọlá tí wọ́n kó irinṣẹ́ fún wọn fowó tì ẹ ti dúró tì ẹnikẹ́ni bá fún lówó tí ò ṣe tẹ́ni wọ́n fowó tì mọ́lé àwọn yóò fún mòdìtò ìyà òní jẹ́ ọ́ báyìí. wọ́n ní kò rà ìdùnnú ọkùnrin jù ú mọ́ bí gbà lọ. àwọn ní bí àbíkí ilẹ̀ jáde tí fi ń wúlò síwájú. ìyọ̀lẹ̀ kàwọn náà ní akílé wà sóbì. òun ní kó gbogbo ayé ló ń jẹjẹ àti mímú. òbí dùn káàkiri máa ń kí mi ra lọ. àwọn ní wúlò fún gbogbo ayé tó jẹ́ kí wọ́n máa kú níbi ìparun àti wàhálà. ìyá ẹ̀dùn kò máa mẹ́rin àmàlù. àmọ́ náà ẹlẹ́ẹ̀kẹrin èèyàn gidi tí ń bẹ láyé kọ̀mọ̀ olùjọba bọ́ sí o ìwọ tó lọ́n bá fi ọ́ lábẹ́ báríkà rẹ tètè kọ́ ní okòkò sábúrú mẹ́sàn ó fi ìdí sẹ́ẹ̀fù ara rẹ ọkọ̀kọ́ jẹun lónà ọkàn rẹ ọbalẹ̀ tó ọba tí wúlò fún gbogbo yẹn ọkọ̀kọ́ wúlò fún rẹ náà tọ ẹni tí ń sàgbẹ̀ kì í gẹ́gẹ́ kọ́ ló kọ́ bá tiẹ̀ ló tọ̀ lọ́ọ́ dákú sọ́run náà kò sí kẹ́kẹ́ ọ̀yà àwọn tí ọmọ mójútó àgbẹ̀nìwọ́ náà nù gbogbo nǹkan bá kiri ń bẹ hàlálì rẹ ni kò sí iṣẹ́ tó jẹ́ hàlálì tó iṣẹ́ àgbẹ̀ àti títà ẹlẹ́ẹ̀kẹ́rin lolówó tí ń ṣòwò. òwò kan má sí iṣẹ́ owó jìbìtì lórí báwa jòkó lé wọn àwọn agbé owó rẹ̀ yẹ lọ kánò láti kánò yọ bọ Sókótó láti Sókótó yọ bọ sí Kaduna láti Kaduna ńlọ ńlọ ńlọ kíni ńlọ Germany láti Germany yọ lọ Russia láti Russia yọ lọ Paris láti Paris yọ wà darí ó lè kùsùn mẹ́ta kó tó dé yọ wà síbí yọ wà síbí yọ wà kó wálé òun nìkan fara jìyà nítorí gbogbo wa bí ọba sáwọn olówó ti ń jáde ayé sójú kan náà lájòkó níbo láti máa ráǹfààní aṣọ táwọn àwọn kan nínú ọkọ wa iṣẹ́ aláàlú ni wọ́n ń ṣe àwọn olówó ẹ̀ bá àmójútó wọn bábá fẹ́ẹ́ ṣàṣejì ẹ̀ bá wọn wí ẹ̀yìn ìjọba bábá nídìí kẹ́kẹ́ fún wọn lórí gbogbo wa àlejò kóore àwọn olówó ló kó kẹrin èèyàn gidi láyé. àkàlẹ́ kò mú lásán ní ìkọ́dí ooo wàhánì ṣùgbọ́n wọ́n tó bá dúró láàrin ọ̀páàsì ọ̀páàsì ìwọ tíjà o ti paasi ìwọ dókítà ológun tí ń sògùn rẹ àti ọba ti yànjẹ o ti paasi àti ìwọ àfa àti tíjà o ti paasi ìwọ àgbẹ̀ náà ti paasi ó lẹ èyí tó wá pè lẹ́ẹ̀karùn ni kíni. lọ́pàáyé kò rí bẹ́ẹ̀ ìkọ́dí orí. fàámi ìṣòro lásán ní owó kẹ̀bí lásán ní oníṣẹ́ ọwọ́ ẹ̀ńtẹ́ ni ẹ̀ńtẹ́ wọn oníṣẹ́ ọwọ́ ni ẹni tí ń kọ́lé oníṣẹ́ ọwọ́ ni ẹni tí ń rajì oníṣẹ́ ọwọ́ ni oníṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ ni kò jòkó lásán àwọn ní kòkè ló ipò karùn-ún ní ìwọ̀n gidi ti ń bẹ láyé. لنبر القوم من عرف حبال لنبر القوم من هرف حبال هرف جمع هرف يعني في سيوه جمع حرفة من هرف bẹ́ẹ̀ pé iṣẹ́ ọwọ́ lòun fi ń jẹ ní fẹ́ mu olórí èèyàn gidi ni òun ló fi ka àwọn ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn. wàá mú bí ilé jùlọ dùn rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́fà wọn. náà mọ̀fòdì ilé afẹ̀míyákú afẹ̀mídìkú afẹ̀mítọ́kú torí ìtàwọn yòókù náà gbogbo àwọn sọ́jà náà gbogbo ọlọ́pàá náà gbogbo mílítírì gbogbo àwọn omi àti tójú ọ̀run àti torí ilẹ̀ àtàwọn tí ń gbé ban bí ọba sáde jù náà sẹ ọtí òkó lè wọn wúlò. àbí yóò ná mo sì fi gbà sí kíáni. ọ̀gá gbogbo wọn lónìí làbáṣà igbó ni wọ́n ń sọ láti pè wọ́n ń sọ́jà inú igbó wọn gbé àtẹjọ aráàgbèrè lọ́pọ̀ wọn ìyàwó ni wọn ò fi fẹ́ lọ inú igbó mọ́. ìgbà táwọn tí mẹ́mẹ́ náà ṣe dá làwọn gbòòrò èyí ìyẹn dìgbòòrò ti dò tó ní àtúnlọ́nú igbó mọ́ ti à. na lọ ìjọba ń gbẹ́ngbà rẹ̀ mba rẹ̀ wọ́n dùn nílẹ̀ àwọn ni wọ́n sáyìn fún kù á wọ́n pé kí a ṣe dáadáa ni wọ́n sáyìn fún kù ni ìwọ akọ̀wé náà di táyìn kì í ọ̀fẹ́ kú torí báwo ni tìmọ̀ nìkan lọ́mọ nígbà wọn ti fi ogún yẹn ṣe dáadáa ni wọ́n tún dá dìbò kan lẹ́nu jóò ní yẹn síbẹ̀ ládùúgbò wọn náà láti rí wọn mú àwọn wọn sáyìn fún pípé tí nǹkan bá dàrú ní ìjàmbá àti ìtọ́jú àbádé kàlùkù ṣe sí òun ti rẹ́dì fún òun kú nítorí tiwa àwọn ní kòkèlò ipò kẹfà ipò kẹfà ẹ̀sọ́ jẹ́ sọ́jà báríkà rẹ bọ́ ọba jẹ́ ọlọ́pàá tẹ̀ èso lè báríkà rẹ ọkọ oríire. ọba ọba ìgbàdí òun ìdìbò tó ní ìdúró lọ́rùn jẹ́rìí ìbùsùn pọ̀ mbẹ́ á kà wọ́n sínú láì kan náà ni pàtó kí dáadáa ẹ má jẹ́ àlàfin wọn. ọ̀gá bí àrùn ìgbà bí òun bí orúkú mi. wọ́kọ́ọ́dún àrùn ẹni àyàlá dájọ́ wọ́kọ́ọ́dún àrùn gbogbo àwọn tí ń jẹ́ pé àwọn ni jùlísíà lọ́jọ́ pé wọ́n jùlísíà gbogbo àwọn justice gbogbo ni àti lọ́yà àti gbogbo wọn ẹ̀ka wọn sí láyìn kan àwọn ní sábà kejì ẹ̀yìn ni wọ́n wà ẹ̀yìn ni wọ́n wà àbájá kí lọ́kàn tiẹ̀ ń bẹ́ ńgbà tá a gbẹ pẹ̀lú olówó ọ̀bájá wọ́n ta fún fúnra wọn wọ́n ti gbowó lọ́wọ́ ara wọn kí lọ́kàn tọlọ́pàá ń bẹ́ kí lọ́kàn tadájọ́ ń bẹ́ bá àbájá ká dàrú kí ọtí tó ọ dàrú pẹ̀lú aláìsàn kí lọ́kàn tadájọ́ ń bẹ́ nítorí lẹ́pẹ́ láyé ẹ̀yìn ni wọ́n wà láyé ẹ̀yìn ni wọ́n wà ọ̀rọ̀ lọ́dàrú lọ́kàn wa àmọ́ àwọn ẹ̀nà èèyàn gidi ni wọ́n tó dọ́wọ́ dàrú pé àwọn ni ó tò àmọ́ báwọn náà bá sábò sí ayé ọ̀dà àwọn méjèèjì wọn yìí méjì wáyé tó ẹgbẹ́ wọn dúró bí a nàìjíríà ò ní rí báyìí ẹ bá bẹ àwọn méjèèjì kó orí pọ̀. ìdíwọ̀ lẹ́yìn rí nùdú ló. àwọn ìṣèlú ló rẹ̀ jẹ́ni yóò. tókè màámi ọkùnrin gbogbo ẹ̀rọ kùnrin. màámi bẹ̀rẹ̀ ló ń fi lóhùn alẹ́ òun. màámi nítorí pé màá kú sí yọ lọ sálẹ̀ ọ wá ní màámi. bẹ́ẹ̀ ni tó. lọ́yà ń jẹ́ sẹ́yìn dún mọ́gàjì ilé sẹ́yìn dún kánsílọ̀ àdúgbò sẹ́yìn dún sẹ́mánú local government sẹ́yìn dún baálẹ̀ sẹ́yìn dún gbogbo ẹni tó abájiyàn lólórí sẹ́mánú ẹgbẹ́ òun náà ti kó wọn báwọn náà bá dúró dédé èèyàn ni wọ́n láyé. màtálòn ẹni táyà ní pé lọ́ọ́ sojú ìdù lọ́ọ́ sojú wa ìwé lọ́mọ ni kéwú lọ́mọ ni kankan lọ́mọ ni òun náà ti di sẹ́yìn dùn àmì irun ọkà àwọn lọ́balọ́ba. gẹ́ni yorùbá àdàbọ̀ àlàkàwọ̀ ọjọ́ ìfọ̀ ọmọ béèrè pé kí ló ti tẹ́fà àwọn ọba sẹ́yìn àfihàn sẹ́yìn gbogbo àwọn tó àwájú ni wọ́n ń jẹ kí wọ́n ń ṣe ẹ̀sán tí wọ́n ń ṣe ilé ń dòkó oúnjẹ wọn àwọn tí ń sáyé gan la kà síwájú bí ipò fi rí la ṣe ka àwọn ìyẹ̀wò lọ jẹ́ ńlẹ̀ tó àbájú ìjẹ́ kan bẹ̀ lọ́wọ́ àkàlọ́wọ́ àkàdé ẹ̀ kúrò júlẹ̀ bí èèyàn gidi láyé. mílẹ̀ làálà mi kí kíra. inú àwọn èèyàn gidi ayé jẹ́ kan nínú méje ìwọlọ́jẹ́ ní ọ̀rẹ́ mi. ìwọlọ́jẹ́ nínú ẹ̀yìn obìnrin ìwọlọ́jẹ́ olówó lẹ́ ń jẹ́ ni àbọ̀wá nù. ẹ̀yìn ọkùnrin ìwọlọ́jẹ́ ní nàìjíríà ní àbí bọ́wá náà ń bọ́ bọ́wá náà ń wà lóyè yìí. ọ̀wá náà tó nígbà náà odidi sẹ́ni òun bí òun òun ni ọ̀nà ń kọ́ náà ni ọ̀nkọ́ kíni ọ̀nkọ́ ń bolọ́wọ́ àníwọ̀ méjèèjì jẹ́ kan náà àwọn èèyàn gidi ayé tá a dákọ̀ yìí. ìdúró tí ọ̀rẹ́ ilẹ̀ àkọ́tà bí ọ̀pọ̀ ọ̀dọ́. ó lè wà ní àwọn tí wọ́n máa dákọ̀ láyé pé èèyàn gidi ni wọ́n náà. ìwà dákọ̀ kan fún wa káfí kó lẹ̀. olùkọ́ àpẹ tó báyìí kádà ọlọ́run sẹ́. orí wọn láàkì wọn gárì ní fún wọn ní Germany airport àbẹ̀rẹ̀ wá sí. mo ti rí nù ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ rọ ìwọ ni ń bá wí ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ rọ ìtọ́ ọba ṣe láwọn kíkan ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ rọ. ṣèyí tó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ rọ gbogbo afá ọdún méjì ni wọ́n ṣe yí o afá afá Dáúdù kọ́ wọ́n wá fẹ́ kí n yá kí n tó lọ wípé àwọn nǹkan kan àwọn abẹ́rẹ́ sí béèrè pé kí ni tó ń rùn lábẹ́ tọ̀ tí nǹkan bá sì fẹ́ dáa tó láti àní sàfẹ́kù ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo gbọ́ wípé wọ́n láwọn ẹ̀mọ́jọ́ dàrú afá wa nù bí wọ́n ti mọ̀ nù ẹ̀yin tẹ́ wá tẹ́ sọ bẹ́ẹ̀ ẹ̀ máa gbọ́ ẹni tọ́lọ́ ń bá ṣe nǹkan fún báyìí sùúrù ní ilé sí gbogbo èèyàn kó rí bẹ́ẹ̀ o gbogbo èèyàn ló sì fẹ́ rí bẹ́ẹ̀ kò sì lè rí bẹ́ẹ̀ fún gbogbo èèyàn ẹni ọlọ́run bá kó nǹkan jọ fún ó wúlò fáyé bí nǹkan yóò ṣe níbàjẹ́ ọdọwọ́ rẹ̀ ìdárò vita mahabata anta فإني مثال محبة ذا جرام فإني مثال محبة ذا جرام ولو نهت محبة أنت فاذر وإن يبت محبة ذا جرام وإن يبت محبة ذا